نحييك يا الله أكي ولون يا ربنا الأولى ولون بوتوكني لتكريم شيخ تاج في نصر دعوة látara ẹgbẹ́ a fi kán àwọn bàbá wa tí wọ́n bẹ lórí jòkó fi pọ́n wọn lé ní kíkítà fi kí ọlọ́run ìyá fi kí àwọn náà ní àrànṣẹ́ eré ọlọ́run tó ṣe fún bàbá wa tájù díìnì tí wọ́n ń jíṣẹ́ ọlọ́run bàbá wa akóredé Èmìjìrì, àwọn la kí wọ ọlọ́run sí. Wíwá tí wọ́n ní kí wọ́n wá bí àwọn náà wá gbà lọ́rùkà ní. A ti bá wọn pàdé ní ọ̀dọ̀ àfáwà Mansúrù, ọlọ́run sàbùkún kẹrẹ. Àti bá òṣè ọlọ́run dáre. Bàbá ti ṣe àpọ́nlé wa púpọ̀ ń jọ́nà dáadáa. Ṣùgbọ́n jọ́ tí àwọn àfáà mi wá jíṣẹ́, ó ti bá àwọn àlùkáwà ní kan mi tí mo rí yẹ̀ kọ́dá gbà tí mo fẹ́ yẹ̀ nítorí ti bàbá wọ́n wá rí pé táwọn bàbá náà bá gbọ́ báwọn ọmọ náà ti rí wọn kò ní tọ̀mọ́ wọn bí ìgbà tó fọ́sẹ̀ wọn irú wá sí pọ̀ lọ́dọ̀ bàbá ní àyín ó sì dàbí ẹni pé bàbá lọ bẹ̀ nǹkan wọ́n bàjẹ́ nǹkan kan ò sí ní bàjẹ́ ní ìláìlé kò ní bàjẹ́ lọ́hun náà àmìnà ká dá wọn lóhùn bá sàlàyé fáwọn àfáà kí lọ́wọ́n bàbá báyìí máa pè wá albarka ní jẹ́ fún wa ìra ọlá kalẹ̀ ní kọ́dà báwọn èèyàn bá ti dìde èmi náà dé ìkíngba albarka lọ́dọ̀ bàbá nítèmi náà bá bọ́ọ̀nù pé ọlọ́run tún mọ́jọ́ mi wá ṣùgbọ́n wọ́n bá gbogbo ẹ̀yìn èèyàn yéèyàn níjòkó àtàwọn àfáà gidi láti lọrin láti èkó láti gbogbo bí kíbi tẹ́ tí wá tàà nìra ìdákọ̀ yí láti bàdàn àfáà ọlọ́rin ni àwọn àfáà ńláńlá náà lójòkó أحيي رجال الحي في كل ساعة وفي كل حوالي وفي كل لحظة أحيي رجال الحي في كل لحظة وفي كل أحوالي وفي كل ساعة ayé lẹ́mì àtàwọn tí iye ayé lára tí ó jẹ́ ayé parẹ́ nínú wọn ni bàbá wa wà bàbá tèmígiri tàbí tọ̀tọ̀ dákọ wọn tájù díìrì ọlọ́run iye ọmọ tẹ́ẹ̀ ti yè nítorí ọlọ́run nígbàtẹ́ iná yè látara ọlọ́run àwọn awá kíwẹ́ yìí sínú fi kò lè láàzà ṣe ní gbogbo ògbà láàmà kí iṣẹ́ tẹ́ ń ṣe iṣẹ́ òun ní kí wọ́n fi kò lè àhàwà alẹ́ wọ́n fi kò lè láàzà ṣe wọ́n fi kò lè àhàwà alẹ́ gbogbo kọ̀ndíṣàn ọmọ kí torí pé ọmọ tó tẹ́lẹ̀ mádàdùn àti ọ̀húdàdùn wọn lèlú iṣẹ́ ọ̀nà tó ní iye méjì yìí lára ọkùnrin àti lóbìnrin yìí ọlọ́mọ̀ ní dáyé lẹ́bí o a sì kí gbogbo àwọn tí tó ń bẹ lára bàbá tẹ́yìn náà kí bá torí kí ó ní bàbá kọ́yẹ̀ dáwà ni wọ́n ṣe àtàwọn àlífà lè ní àtàwọn àlífà lọ́la ọwọ́ iná lákí lábẹ́ kíkì ti bàbá wa fi kúlè lára dé wà fi kúlè àwọ̀ alẹ́ wà fi kúlè dáadé ìjọ́mọ̀ nìyàn láyé ipé èèyàn jẹ́ èèyàn ona meji ni al'insaniya al'insaniyatu al'mọ́sùlá ń bẹ al'insaniyatu al'albaghda ń bẹ ìjọmọ̀ èèyàn burúkú náà ni bagdáwù àbí bàtàráwù ìjọmọ̀ nìyàn rere náà ni al'insaniyatu al'mọ́sùlá gbogbo wa naanị ní mẹ́lára rẹ̀ àwọn bàbá fẹ́ gbé àwọn bàbá wa yìí sí kàtígórì afẹ́ kíláàsì wọn àwọn àádáalẹ̀ àtúnsà irú èèyàn wo ní kápẹ̀ wọn àkọ́kọ́ nínú èèyàn náà ní ń bẹ ẹni tó bá rúhù lọ inú èèyàn náà ló wà ẹni tó bá náfsù lọ inú èèyàn náà lápẹ́ ẹni tí ń bá akílù lọ inú èèyàn náà ni ẹni tí ń bá kọ́líbù lọ هذه الجواهر الأربعة al-ma'nawiyyah al-asafiyyah eléyìí ni àwọn góòlì mẹ́rin kan tọ́lọ̀ ń dá máa àwọn ẹ̀dẹ́ èèyàn tó jẹ́ típìlẹ̀ tí ò sí fojú rí èèyàn dáápẹ̀ ní èèyàn rere tọ́bá rúhù lọ èèyàn dáápẹ̀ ní èèyàn burúkú tọ́bá nọ́ọ̀sù lọ èèyàn dáápẹ̀ ní èèyàn kọ̀mọ̀ yí tí ó ṣe tọ́bá kọ́líbù lọ torí ọkàn á máa dàmú alkọ́líbù yẹ́ bá ti rí lẹ́nì àṣìbí lọ́la bá ti bí lẹ́nì àṣìrí lọ́la èyà tó bá ákìlù lọ àwọn àlìmàní yúnànù àwọn fàlásífà àwọn scientist àkìlì yúnà ni wọ́n pẹ̀kílà káyí wọ́n bá ti tẹ́tì fún wọn ni ẹ̀rí rọ̀há ní ẹ̀tọ́bájẹ́ rọ̀há ní ìyù ìlèhámù ọlọ́run ala al wa sunnah èyà tó bá jẹ́ nàfsáà ní yọ́ máa rẹ̀ ala shaytan wàhálà hawa nọ́ọ̀sì gbogbo tọ́lọ̀mọ̀ ọ̀fẹ́ ni ọmọ lò èyàn tọ́bá wá jẹ́ alkalibani èyí tí ń bọ́kàn lọ alkalibu yóò takalabu yóò sẹ́rẹ́ ni yóò sẹ́bí lọ́la yóò sẹ́bí lẹ́ni yóò sẹ́rẹ́ lọ́la ọ̀rọ̀kalibu àṣìṣàrò làkìrí tọ́bá làkà ìlọ pẹ̀ ìlàsùn àwọn tí ń ṣe ogun kẹta lò yí jáde àwọn nù ṣùgbọ́n àwọn bàbá wa tábà kíláàsì wọn wọ́n tán ayé tẹni àbí wọ́n bá ayé jẹ́ a rí pé wọ́n wá jogún ànàbì àádámà ni alẹ́kẹ̀lá bátọ̀l àrdíyà tọ́lọ̀ ní kí ádámà wá ṣe báà náà bá wá fẹ́ jọ wọ́n ká mọ̀ bí rúhù lábà lọ ni tájọ màláíkà bí náùsù lábà lọ ni tájọ ṣèìtáàlì ọlọ́mọjà àjọ́ tọ́wọ́ pé ákìlù ní tọ́yẹ́ kòkò ní ẹ̀sìn tọ́kàn bí ẹ̀sìn èyí tí làákàyè bá ti dìstéètì fún bí àwọn scientist táwọn ọ̀fẹ́ mọ̀pọ́lọ̀ ń bẹ rárá ẹ̀lìmọ̀ni yóòn dàrí yóòn tọ̀bẹ̀ yóòn báwọn lábàjọ ni èwo lọ èwo ló lérè láyé ní àdìláì kìámà Ọlọ́run òun lẹni tọ́ نفادي جعلناك خليل يا آدم إنا جعلناك خليفة يا داود إنا جعلنا في الأرض خليفة إني جاهل في الأرض خليفة وإذ قال ربك للملائكة Bàbá fẹ́ mú àṣẹ bàbá ṣẹ torí mo rí pé ilẹ̀ ti ó ti rẹ̀ jòkó púpọ̀. Ìníjá ìlò fil àti Khalifa. Mo fẹ́ fẹ́ nìkan rólé ilẹ̀. Àwọn ní mímọ̀ ìjìnlẹ̀ wá ní Khalifa ọlọ́run lóhun ó fẹ́ nìkan ṣe Khalifa. Irú Khalifa wo ni? Sáàtì ní òsìlú ọlọ́run. Táàrí ẹni tí ó ṣe bí ọlọ́run ara àwọn. Sáàtì lè fẹ́ máa yẹ̀tọ̀ mọ́sálùlá àyọ́fẹ́ máa ṣe bí ọlọ́run kọ́. Sáàtì ní láàmà sí la wazira lahu la sabi'a lahu la sharika lahu Allahu kilafa oni wa ti awa faka tobo mima nu ta baba ko wa ipe al khilafatu al ardiyya ta'miru al ardi mbembe bo la si ta'miru ti oni ahiba ko fin ta'miru al ardi bo la de jẹ́ kí le opa ilẹ̀ ọpẹ́ saye oni parẹ́ ma wa lọ́wọ́ ta'miru al ardi kemi ayokun lọ́wọ́ ti wa káyé ọmọ dàrú lọ́wọ́ wa nínú khilafatul asiya àdàmíyà ni báwo la ti fẹ́ ṣe ta amírù láti tọ́ ní àlìáṣà àdébì tọ́ ní àlìáṣà lérí ta amírù báwo la ti fẹ́ jẹ́ amírù lórí ayé tá a pàṣẹ fáyé ẹbá dámà sí pàṣẹ fáyé jọun ádámà sí ayé lẹ́mìí gígùn kò jẹ́ parẹ́ pẹ̀lú àwáwù ni wọ́n ti bímọ sí àti tá a bá ń bímọ sáyé àtàǹsí ta amírù àyíbá kò fi nù bàbá di ọba tàbí mínísà tàbí gọ́fìnà tàbí pírẹsidẹ̀ntì tàdọba di ọba abẹ́kúta yìí àbọ́bà lùkàn àbọ́bà lùkàn àbá di mágàjí à ń tẹ̀ta àmì èrò tó ní àlẹ́ánsà nù ni à ń pàṣẹ. kò tí tó nínú kí á jogún ànábì ádámà òun náà ni àlẹ́ ìlmíyà àlẹ́ khalifatul ìlmíyà torí pé ń gbà sí ànábì ádámà ọ́

àwọn tí ń sàlífà ádámà tẹ́mọ̀ wá wò lára bàbá bí tí ń pé lọ àwọn ń bímọ ní kọ́lá àwọn ìsì ìdúró ní ìròpé ọ́fíìsì tí ti dèṣe bẹ̀rẹ̀ bí yàrá gbọ́ ọmọ kékeré wá nílẹ̀ yóò dìbì wọ̀ nù lé káà ya wọ́n mọ̀ bínú o alẹ́kẹ̀ lábàtòlà àdàmíyà ni látàrí pé ẹ máa bí sí ẹ máa rẹ̀ sí wàbá sàmínú máa rí jẹ́ alá kẹsí ra wọ́n nìta olùjá yóò tán lónìí bàbá tẹ̀lé ti àwọn ìròpì yúnà àwọn gàrìbì yúnà ni ayé ó ti parẹ́ pé ẹ máa bí kọ̀ọ̀kan ẹ̀wọ̀n bọ́bọ̀ kan bá ti kú tán nǹkan tánlẹ̀ náà nù àmọ́kì ìlàbàtò àdàmíyà làásíyà kábímọ ìlàbàtò àdàmíyà làásíyà kájọba ká máa pàṣẹ nínú ilé nínú ẹbí kọmọdàrú ìlàbàtò àdàmíyà àríyà ní ká máa kọmọ nkíw ara bẹ́ẹ̀ àrísìkò kálásìkì tọ́lọ́lọ́ sọ pé áfíkú mimma ja'alakum mustakhlifina fihi ẹ̀nà nù táà ní kẹ jẹ àlífà lélérí òun lọ́kà ọgbẹ̀ ẹ̀yìn tí a mànú tẹ́wà ń bí alága ọkùnrin alága obìnrin owó lakófẹ́ ìgbé ẹmọ náà látara bẹ́ẹ̀ bàbá wa ní a máa tàn lọ àsìkò ti sọ́ọ̀tì púpọ̀ àmọ́tọ́tàrà bàbá wa tí wọ́n tura wọ́n lẹ̀ fún ọlọ́run tọ́jẹ́ pé gbogbo ayé wọn tọ́lọ́run èé ṣe owó wọn tọ́lọ́run wọ́n fi ṣe wọ́n tara wọn fọ́lọ̀ ọlọ́run wa ń padà lénìí wọ́n bá fi ẹ̀jọ yẹ lórí ìdá gbogbo wa lọ tá ń bọ̀ àwọn tí wọ́n ti tán sára àwọn àfá wọn àwọn náà ti jù bẹ́ẹ̀ lọ fáwọn àfá wọn yàtà ìrànlá àrùtì mú jẹ́ mẹ́ yàtà ìrànlá àrùtì tí ó fẹ́ mẹ́ àsìkò tó nǹkan mọ́ Tẹ̀jídí máa rí bàdí nílà ìhun ni wá náà. Ọ̀pọ̀ ẹ̀kọ́ tọ́ọ̀bá kọ́ láyé, kọ́tọ́lọ́un máa bọ́ọ̀bá kọ́tọ́lọ́un máa wọ̀ ní rọ́nà lọ torí ẹ̀kọ́ tọ́lọ́un ni àdírẹ́sì ayé. Ìfún tàbẹ̀mṣí àlàyé ìrùfáà ní fi ló fi ń kẹ́kọ̀ọ́ kiri ọfẹ́ mọ́ ọlọ́run ọfẹ́ mà nẹ́bí ọfẹ́ mà sílé ọlọ́run ni. Tàdá yìí mi náà lórí bí Kùránì mi wá ní. Ó ti pé ní ọ̀dọ̀ ọba ti kẹ́kọ̀ọ́ Kùránì dáadáa lóòrí ìrànlọ́wọ́ lóòrí àrànṣẹ́ bó ti lo ìgbésí ayé ìjòbí dáa. Yóò dé ká. Ìyáàkùn jẹ̀mọ́ ní mo làwá kéwú dé nìsí. Àtẹ̀yẹ àtẹ̀mí náà ní wí o. Tàbí ń jayé ẹlọ ọwọ́ wàhálà táwọn tí kàwé sí wọ́n kà á tójú wọ́n tán ka ẹ̀yìn ìwé sí kọ̀wá síṣẹ́ máa

min ìlàlí. Láì mú kankan máa, láì mú dọ̀tí máa, láì pọ̀tánpọ̀ mọ́rú, láì pa aláàrí papọ̀ máa rámù, kí ó ti tó ṣe gbá yí, ó ti tó ṣe gbogbo tí yọ bàbá mẹ́jọkó yìí. Kàmáyù ayé kọ ọkọ gbogbo òwe ayé tà ní gbogbo Amẹ́ríkà ti London ti ti Paris. Wọ́n lámùtẹ̀ fún òfin ní tọ́ọ̀kì tí ìyẹ̀kùn ti rọ́lẹ̀. Ọmọ ṣòfò ní o. Wàkàmúwàkàm. Mélòó mélòó. Mary jáde ilẹ̀ ẹlìmì máa dára jù. Tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ láyé tí wọ́n gba pọ̀nrẹ́sọ̀ tí wọ́n gba dókítà tí wọ́n gba dàkà tíra fún gbogbo tí wọ́n gbà. Ojú làbá Elizabeth ti jẹ́ náà bí ajá náà. Wọ́n ta òtún wọ́n ka sáyẹ́ǹsì débi pé jàǹdù wọ́n ti ya wèrè ń bẹ̀. Jànú bí ha jáná wèrè wọn sí kò lẹ́gbẹ́. Jànú jùnú náà ní àláyé ìsì láàkí máa sọ̀lú. Wọ́n ya wèrè débi pé tẹ́ bá ń tọ́ ọ̀nù rédíò nù tẹlifíṣẹ́ máa wá kí wọ́n á láyé pọ̀ sí kò sí sí tọ́lọ́nù ẹrù wọn. Aláìráadà sí kọ́ ní Maulana. Wọ́n kàwé sí gbogbo ẹ̀ tó dàlú wọ́n wọ́n lọ bí ọlọ́run ní kí wọ́n ní máa rà àmàtà. Ọ̀dà wá sáyé wá sí wàhálà. Ìsìláàmù tó lẹ̀ gbékalẹ̀ fún wa, ẹ̀sìn yé ẹ̀sẹ̀sìn wèrè, kèésẹ̀sìn tárọ́rì, kèésẹ̀sìn wàhálà tí wọ́n pè àwọn mùsùlùmí tárọ́rì sí àwọn mùsùlùmí rárá kìí ti bẹ̀rẹ̀. Bàbá nà súnà tàwí bí tí ní ti búyá ẹnẹ́. Àwọn súnà àtàkì ẹ̀ká rẹ̀ gbé báyìí ni ẹ fẹ́yàwó, báyìí ni ẹlọ́kọ, báyìí báyìí ni ẹsẹ̀lú,

Bọ́ọ̀ ni wọ́n ṣe ṣe tẹ́bí bí tò lára wọn. Àwọn táwọn ń kéwú ní ṣẹ̀sí kiri máa ń káyẹ pọ̀ jù wá lọ yìí. Táàdì rí ṣe tó wọn. Táàmà sí rí tó wọn. Táàlóògùn tó wọn. Táàrí wàhálà yé tó wọn ẹjẹ́ afẹ́ kọ̀kọ́ bá bá ka ojú kéwù náà tó jẹ́ aka bí wọ́n ti lò ó. Náàdù nàbí yẹlẹ̀ wọn dára. Ọ̀nà nẹ́bì ni wọ́n lò. Fìtí ni wọ́n dùn ní à. Ọmọ tí wọ́n ti ń sayé, ó yàn fi ẹ́ ti sẹ̀sìn, bí yàn bá sẹ̀sìn tí ọba máa yé sí ọlọ́run ní gbèsè lọ́wọ́ ẹ̀. Lámùyá ti rò kí lámùrà ìlà káàlábàárà náà. Wọ́n fi àti ìmọ̀ wọn ò fi sánmà àti bá àti dẹ́gbẹ́lẹ̀ bá àti dá tẹnu ilé ara ẹni. Àbádàlí kan ní fẹ́dọ̀lù káìrí ìrìsànà. Ẹja tuntun múlẹ̀ ara kí wọ́n kọ́lọ́gbọ́n sí ìpalẹ̀ bàbá mọ́ fún wa. Tọ́ bá ti bá rí kù dí ní láì làwúrú ìyá sí. Ṣé àbá kí ó yọ̀ ọ̀dà fún lọ ìláyé wá bá jẹ́ ìhúta bàbá yìí? Ọ̀dà fún àbí ọ̀dà fún wa. Màdìmọ́nù àbí nìdọ́bìnrin kọ́ ní gbogbo ẹni. Àkúrò ọlọ́dọ̀ ẹlẹ́bọ̀ àtọ́lóòtà kankan tí wọ́n tún dà nǹkan mí pọ̀ ń kọ̀rọ̀. ṣe ẹ̀ẹ́ ọ̀pẹ̀lì kan ṣogún o. Fàálì tó rọrùn nà máa àwọ́rà ọ̀sọ̀mọ́ dáadáa. Ẹgbẹ́ bá léhùn jẹ́ kéèsì, tí wọ́n bàbá wá ti dé láǹdé yìí, gbà ọmọ kéèké torí mọ́tò, torí ilé kíkọ́, àtà gbogbo ẹ̀rú mọ́ra wọn bá yá níjọ́ tí wọ́n bí wa tẹ́ ń sọ̀rọ̀ ya wa ní pé ọlọ́jà ọmọ ìyọ́ ya dáadáa jí wọ́n ya wòlíì wọn ò pé ká ya wèrè wọn ò pé ká yá yàkúyà wọn ká yọ lówó àpọ́ngbà tá a bá yà sa owó dé kí ra yí mà nísìn àmọ́ tó àtìlọ́ tó nísìn rọrùn èwo là ṣẹ̀ṣẹ̀ fi ọ̀nà wọn lẹ̀ ká tún mú ọ̀nà tí ìṣe ká tún tẹ̀

إليكم الناس هدانا وركبانا ọlọ́pọ̀ pẹ́pẹ́ tí ń bọ̀ mọ́ sáré kọ́ ọ̀nà mọ́tò ọlọ́njárí bàbá wa pé ọlọ́njẹ́ mi bàbá ogun èmi náà sáà dáhùn kí wọ́n lè fi báraka láwọ̀ fíkà ní ogun ìjọkó yẹ já tẹ́wọ́ kọ́lọ̀wọ́lá náà Muhammad lọ́dọ̀ ọlọ́run gbogbo ayé àwọn ẹni ọlọ́run báyìí ọlọ́mọ bàbá sàmì dára jù wa náà ní parí jù wa náà ní bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀lọpọ̀lá jẹ́ wa náà rẹ́mi gígùn hí lára wọn yára lùbáríkà hí lára wọn májẹ́ lè fẹ́ wọ bàjẹ́ o gbogbo àwọn tí bàbá wa rí sínú wọn dún ọlọ́mọdé inú yọ bàjẹ́ lára wọn má pààyín lẹ́kún lọ́sàárọ̀ má pààyín lẹ́kún lọ́sàn má pààyín lẹ́kún lálẹ́ má pààyín lẹ́kún lọ́la ọlọ́dà Muhammad lọ́dọ̀ ọlọ́run ọlọ́lá ilaha illallah afọlá ayé bẹ́lọ́ Adam Táwa náà ìdí ń bẹ ọlọ́mọdé ó bàjẹ́. Gbogbo àyà wọn ni ọlọ́mọdé ó bàjẹ́. Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmid Din. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladina an'amta 'alayhim. Báyé màtúrò àyíyìn wà lọ́wọ́ jàmáà ti wà ọmọ kí ó mórí lọ́rọ̀ àwọn àgbàlagbà báyìí náà ni. Ọkọ̀ náà kàyí àwọn àwọn máa ń ṣe ń síkiri àdáwọn kàgbé بسم الله كان الرحمن يكون الرحيم كن gbogbo ń táa fẹ́ kó ṣe fún wa ọlọ́run dákun ṣe gbogbo ń táa ò fẹ́ ṣe fún wa dákun má kìí Ìdílá ìṣàdá ara rẹ̀ yẹ kó mọ́ àrẹ́ blessings